الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم الله سبحانه وتعالى أترى لكم كاتي يكون النبوة محمد صلى الله عليه وآله وسلم إليك يا بغلوني إن شاء الله tí yóò dẹ̀ tẹ̀síwájú títí tí ó fi di ìjọ tí àwẹ̀ ó bẹ̀rẹ̀ insha Allah òun náà ni kákàkà fúnra wa kásì àwọn àǹfàní dédé fúnra wa insha Allah nínú kitabu siyam nínú bulugh al-maram insha Allah a ma kà fún wa nínú tírà so pẹ̀lú àlàyé Sheikh Abdullah عبد الرحمن البسام رحمه الله تعالى لتطبق يعني توضيح الأحكام من بلوغ المرام سوف لما نقول بلوغ المرام بلوغ المرام بلوغ المرام تتي الحافظ ابن هاجر رحمه الله تعالى so wani kitabu siyam so and then àwọn àwọn ìgbàmí insha Allah alimọ̀ ní bukata láti lọ wo nailul autor nínú kitabu siyam tó wà nínú nail al-autor lè tó ń jẹ́ sharhu muntakol akhbar min ahadithi sayyidil akhyar títí al'imam muhammad bin ali bin muhammad ash-shawkani rahimahullah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó lè fàǹgbà mi kíyàn wo àwọn fawaid kọ̀kan látọ̀dọ̀ Sheikh Muhammad bin Salih al-Uthaymin rahimahullah nínú tawdihu al-ahkam àbí tanbihu al-afham sharhu umdat al-ahkam ó sì tún lè inṣáàlá àlàyé tún lè jẹyọ láti bí àwọn àlàyé Sheikh Arafat bin Hassan al-Muhammadi Abu Rabi'a hafidhahullahu ta'ala nínú àwọn àfáàsìkò tí a wà yí náà ni wọ́n almuhim ó ní wípé àwọn àlàyé ma wá níbi àwọn àlàyé àwọn àfáàtà ti sọ yìí tó di ọwọ́ ẹnìkọ̀kan wá ká mú àwọn àkásà àwọn àǹfààní tó pọ̀ gan àkọ́kọ́ ni pé kìtàbù siyam wọ́n ni asiyam siyam so nínú èdè larubawa tí lárúbáwá ní pé síyáàmù lórí táwà ọmọ pè ní ààwẹ̀ in tán pè bẹ́ẹ̀ kò jú kéyàn kan kóra dórí kìí kálọ ọlọ́nsọ́nù Qur'an nípa Maryam ya nẹ́dẹ̀ Isa alayhi salam wani inni nazartu lirrahmani sauma èmi ti ṣe nazuru mo ti jẹ́jẹ́ fún Ọlọ́run Ọba ike ba ṣe sọ́wọ́ al-imsak anil kalam ó ní wípé wọn ò ní sọ̀rọ̀ wó kò ẹnu jókò níbi ma sọ̀rọ̀ èyí báyìí náà so nínú kí wá ní pè ní siyam nínú sharia in tán pè ní siyam nínú sharia gẹ́gẹ́ báyìí sunday ó ní imsakun bi niyyatin an ashiya makhsusa fi zamanin ma'ayyan min shaksin makhsus in tán ní siyam nínú sharia òun ni ìkóra dúó ìkó ẹnu dúó àti ìkó àwọn nǹkan kọ̀ọ̀kan dúó pẹ̀lú àní ìkóra dúó kò níbi àwọn nǹkan kọ̀ọ̀kan pẹ̀lú àníyàn láti àwọn àyè àsìkò kan tí ó fi di àsìkò kan láti ọ̀dọ̀ ẹnìkan pàtó ẹjá tuntun lágbáwá wọ́n ni imsakun bi niyyatin an ashiya' في زمن معين في زمن معين عن اوكي في زمن معين من شخص مخصوص سو اليني كاتون بني الصيام في اليني تعريفه شيخ عبد الله عبد الرحمن البسام رحمه الله تعالى طيب سوني وني وصيام شهر رمضان أحد أركان الإسلام وفروضه العظام وقد دل على ذلك الكتاب والسنة والإجماع قال تعالى كتب عليكم الصيام وني شريعة وتنوي àwẹ̀ Ramadan nínú àwọn orígun Islamu márùn-ún tí gbogbo wa mọ̀ náà ni nínú àwọn nǹkan tó dẹ̀ tí Ọlọ́run bá ṣe lọ́ranyàn lé wa lórí tó tóbi ní òní àwẹ̀ jẹ́ kódà ẹ̀rí wá nínú Kùránì fún àwẹ̀ ẹ̀rí wá nínú súnnà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àpanupọ̀ gbogbo àwọn mùsùlùmí ó gbé wá wípé àwẹ̀ ó nǹkan tá a gbọ́dọ̀ mójútó ni nínú ọlọ́lọ́bí siyam ay furida alaykumus siyam wọ́n ti ṣe àwẹ̀ wọ́n ṣe ní ọ̀ranyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu alaihi wasallam sọ wípé buniya al-islam ala khamsin ẹ̀sìn islam ta ń ṣe yìí wọ́n ma lórí nǹkan márùn-ún ẹ̀sìn islam ti gbogbo wa ta ń ṣe wọ́n ma lórí nǹkan márùn-ún náà nínú àwọn nam ẹ wá rí ọláwọ̀ ni wọ́n bẹ fún sọ́ọ̀mù Ramadan a ń sọ pé Ramadan Ramadan Ramadan ọláwọ̀ ni ń bẹ fún àwẹ̀ Ramadan yìí ọlá ti ń bẹ fún ní wípé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó sì lè wípé òun lòun ó san aláwẹ̀ ní ẹ̀san Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí Ànábì sọ hadithi hadithun kudsi ni Ànábì Allah wípé kullu amali ibn adam lahu illa siyam gbogbo iṣẹ́ tí ọmọ anábì bá adam bá ṣe òun ló ní fúnra rẹ̀ àyàfi àwẹ̀ fa innahu li wa ana ajzi bihi ìdí ni wípé èmi mú ní àwẹ̀ yìí èmi sì ni màá ṣe kíni èmi ni màá san ní ẹ̀san another another thing tani láti mọ̀ ní pé okay kí wá ní àwọn hikma kí ni hikma tó wà níbi àwẹ̀ Ramadan tán báyìí àkọ́kọ́ nínú àwọn hikma àwọn òye olówà ń bẹ kí láwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan pàtàkì tó lágbára tó so máwẹ̀ Ramadan tá fi ń gba àwẹ̀ yìí àkọ́kọ́ ni pé huwa min azami ta'at fahuwa sibrun bayna al-abdi wa bayna rabbihi fahuwa al-ghayatu fi ada'il amana ṣe rí àkọ́kọ́ nínú nǹkan tá gbọ́dọ̀ mọ̀ ní wípé àwẹ̀ nínú nǹkan tí a ń ṣe tó jọ́rẹ̀yàn tó lágbára jù ní àwẹ̀ wà kódà àwẹ̀ tún jẹ́ àṣírí láàrin ẹrú àti ọlọ́run ọba rẹ̀ òun sì ni gọ́ọ̀yà tó ṣe pé ó ń tọ́ka lórí pé ẹrú ní àmánà pẹ̀lú ọlọ́run ọba kí nìdí ìdí ni wípé mo lè mọ́ ní mò ń gbàwẹ̀ níta kí n sì wọlé kí n lọ mú mi kí n lọ yóò àmọ̀ tẹ̀lé àṣì ọlọ́ọba ọlọ́ni agbáwẹ̀ yóò máa gbàwẹ̀ yóò sì máa kọ́ inú dúró yóò máa kóra dúró kò níbi gbogbo nǹkan tọ́lọ̀mbá ti ní àrámù ni ọlọ́run ò fẹ́ ẹ̀kejì ní pé innahu tahallu innahu tahallin bi fadilati sabr faqad jama'a anwa as-sabri thalatha sabrun ala ta'ati Allah an ma'siyati Allah wa sabrun ala aqdari Allah al-mu'lima àwẹ̀ tán gbà ó ń tọ́ka lórí sùúrù ẹ̀rù ni sùúrù ni mẹ́ta ni àwẹ̀ Ramadan nìkan ó sì kó gbó sùúrù mẹ́tẹ̀ta ìsinú sùúrù alákọ̀ọ́kọ́ ó ní sùúrù gẹ́gẹ́ bá ṣe mà sùúrù láti máa ṣe tọ́lọ̀ bá ní a ṣe sùúrù ọ̀tọ̀ lèyàn ni a kírun sùúrù lónìí tó fi rẹ̀hùn ni a gbáwẹ̀ sùúrù lónìí tó fi ráwẹ̀ yẹn gbà ẹlẹ́ẹ̀kejì ni sùúrù kò níbi tọ́lọ̀ lọ́wọ́ fẹ́ a wọ́n ti ní ọtí ò dá inú Ramadan láwà yìí ó wà ṣe ẹ̀mí ara rẹ̀ ní sùúrù ò ní mutí tó bá tún wá parí Ramadan ò wà ní mutí mọ́ báwọn

فيذكر إخوانه الفقراء الذين يقصون هذا الحرمان أبد الدهر nínú àwọn àǹfààní tó wà níbi àwẹ̀ ó ní pé ó máa ń jẹ́ kẹ́rù mọ̀ wípé ó máa ń jẹ́ kẹ́rù ní fílìn ìyà kan ìyà táwọn ẹlòmí tẹ́sí fún làwọn jẹ́ túnra àtọ́dún ẹlòmí nínú àtọ́lọ bá bò lówó kódà ẹlòmí mọ̀ pé àmọ́ jẹ́ àwẹ̀ tọ́bá lébi ń pààyàn ipé kódà ebi pa ẹnìkan òyí sì kọ ó sì ṣubú dànù kí mọ̀ wọ́n nàkà bó lè bí ṣe pàṣẹ kò só ń jẹ ní àwọn tó bá ti dínú àwẹ̀ Ramadan oníkálùkù ó mọ̀ pé ẹ̀ẹ́ so àwọn ẹnìkan wà tó ṣe pé báwọn ṣe ń lo gbogbo ìgbésí ayé tí wọ́n lélẹ̀ láti bí ebi bọ́ sí bí ebi bọ́ sí bí ebi ní so yíò wá tún jẹ́ kí àwọn èèyàn kan tún ní àánú àwọn mẹ̀kúnnù àwọn tó ṣe pé wọ́n ń jẹjẹ lójoojúmọ́ ẹlòmíì tó bá gbàwẹ̀ láti àárọ̀ tó bá ti di ọwọ́ 9 yóò ti máa feel problem nínú ọkàn rẹ̀ kí nìdí because ọba ọkọ̀ jí ó ti kọ́kọ́ láwọn small chop tí ọkọ̀ jẹ tó bá tún di bí ọwọ́ kìíní kan wọ́n tún gbé kan ní ṣe gizzard àbí kílẹ̀ mọ́gbè appetizer tún wà tó bá tún di bí ọwọ́ bí 12 kílẹ̀ mọ́gbè yùn breakfast tó bá di bí ọwọ́ bí 1 kọ́ watch kílẹ̀ pé owó tún punch brunch tó bá di bí ọwọ́ 2 kílọ̀ tún kù lunch bí ọwọ́ 4 kọ́ bóun ṣe mọ́ jẹ́ ti ó tún aláwọn kẹtí ma ń wà ní mọ́tò ní ẹ̀ òun èyí kò ní mọ́tò tó bá ti wọ́n ní mọ́tò ó ń drive lọ hmm, yóò máa dáṣẹ́ yóò máa dáṣẹ́ ní yóò tún bọ́ sínú ọ́fíìsì ẹ sáfẹ̀ ní code t ẹ sáfẹ̀ ní kíní kan ẹ sáfẹ̀ ní kíní kan bó ṣe ń lìbà ayé ti Ramadan yóò wà bẹ̀rẹ̀ sí subhanallah so àwọn ẹnìkan wà tó ṣe pé láyé tí wọ́n àwọn tí wọ́n tó bá fẹ́ jẹun àárọ̀ bí so that wọ́n ti jẹun àárọ̀ mọ́tọ̀ sámáyẹn ìjọ́ mi ẹlòmí lè jẹun níbi ọwọ́ 3 sí 3:30 so yóò ti jẹun àárọ̀ ọ̀sán àtàlẹ́pọ̀ báyìí lẹ́ẹ̀kanáà ìgbà ní wà ní fílẹ̀ pé so àwọn ẹnìkan wà tó ẹka masana wọn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tó wà fún oní pé àwọn àǹfàní tó wà níbi ọ̀rọ̀ health níbi àwẹ̀ta ń gbà yìí àwọn àǹfàní tó jẹ́ health wọ́n tún bẹ̀m̀bẹ̀ fún wa كنلي فالصيام راحة وإجازة للجهاز الهضمي لإعطائه فترة من الزمن يستريح فيها من الامتلاء والتفريغ فيحصل له استجمام وراحة يستعيد بها نشاطه وقوته wọ́n wípé níbi àwẹ̀ àwọn kínágbé àwọn intestine wa àwọn small intestine àbí large intestine àti gbogbo àwọn àwọn tí ń ṣiṣẹ́ ẹnu okùn wọn a máa sinmi nínú àwẹ̀ Ramadan wọ́n máa ní sinmi ṣẹ́ríbì ìsinmi wà ní àlàáfíà bẹ̀m̀bẹ̀ fún wa ìsinmi yìí àlàáfíà bẹ̀m̀bẹ̀ fún wa ló jẹ́ pé kódà púpọ̀ nú àwọn àìsàn ta máa ń kojú àwọn ìpèníjà ta máa ń kojú ó ń jẹyọ látara àwọn nǹkan tá ń jẹ sínú okùn wa ni àtàwọn tá mú ṣe bọ́lá fún lórí fi ń sọ wípé fa inna dáa àtàrò máa يكون أو أكثر ما, أكثر ما تراه يكون من الطعام أو الشراب ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tẹ́ sábà rí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tẹ́ rí ẹ̀ ń kọ́ oúnjẹ yọ látara àwọn nǹkan tá jẹ ni diabetes gbogbo ẹ̀ àwọn jẹ ní ló jẹ́ pé kódà àwọn doctors àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ìṣègùn wọ́n máa ń recommend fẹ́lòmí wípé kó má jẹun ìkánú àwọn àfáà Sheikh albani rahimahullah wọ́n ní àwọn ti ṣe rí àwọn ò 40 days eléyẹ ń sáwẹ̀ o àwẹ̀ bíríbírí 40 days bàbá ní pé àwọn wá fílà àláfíà tó lágbára nínú ara wọn tàlúfẹ́ dẹ̀wò ń bí tíká ṣe àrí <laughs> ok a lè bẹ̀rẹ̀ láti one week ipé one week yíò ìníjọ nǹkan ọmọ mi nìkan ni gbàtí bàbí tó jọ kẹta ẹlòmí ò ní jáde kó nílé má <laughs> ọwọ́ ti bá kalẹ̀ nulé but ẹmí tẹ́yìn bá mú mi tẹ́yìn ò jẹun èyí lè survive for, more than a month for like two months tí ẹ̀kan mú mi nìkan inshallah how many months three months láì jẹun tó bá kà mọ́mí nìkan lè ó lékú inshallah so a month gbogbo ara rẹ yóò free ló jẹ́ kí tó bá di sahoro náà àti tó bá di time al-iftar kò nídìí kéèyàn jẹun jù ẹlùmíwà ní pé oúnjẹ àárọ̀ ọ̀sán talẹ́ gbogbo jẹ gbogbo ẹ̀ nísìn yóò wà mọ́ rẹjú kò wá ní kí tààrọ̀ wé kò ní kí ìṣà ẹlùmí ò jẹun ní sahoro débé kò ní kí súnmí a ń bọ̀ wá síbi àwọn èyí náà o àwọn tí wọ́n tán máa ń sunrun sáàrì ọ̀kọ́lọpọ̀ mọ̀ pé ìmá sunrun sáàrì gan kọ́dùhù ni a máa ń ká àwọn èyí tán máa ń sunrun sáàrì kún àwọn tó ṣe pé ẹ̀sìn wọn ò pé ẹmùtẹ́lò mọ́ sunrun sáàrì ni ó sì ló ń gbáwẹ̀ <laughs> Allahu musta'an kí ní yíwa òkè ara rẹ̀ tó bá ti kí súbì tán kò só mọ́ níta yíwa sùn kélekèlé káàkiri ní mọ́sálásí rárá o tó bá ti kí súbì tán qira'atul Qur'an gẹ́bà sí ma siyam ìbádà ni ọlọ́nsọ́nà Qur'an ya ayyuhal ladhina amanu kutiba alaykum siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun so ẹjẹ́ ká sáré mú àdítà aláwọ̀kọ́ kama fi àsìkò sùfọ́ rárá àdítà aláwọ̀kọ́ an abi hurairah radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam la taqaddamu ramadan bi sawmi yawmin wala yawmayn إلا رجل كان يصوم صوما فليصمه gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith ẹlẹ́kejì náà látọ̀dọ̀ Ammar bin Yasir radiyallahu anhuma qala man sama al-yawma alladhi yushaqqu fihi faqad asa Abal Qasim sallallahu alayhi wa sallam dhakarahu al-Bukhari ta'liqan wa wasalahu al-khamsatu wa sahahahu ibn Khuzaimah wa ibn Hibban ẹlẹ́kẹta nínú báàbù yẹn من عمدة الأحكام قولي حديث ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له متفق عليه حديث لك من باب طيب ولمسلم فإن أغمي عليكم فاقدروا له ثلاثين وللبخاري فأكمل عدة ثلاثين ولو في حديث أبي هريرة رضي الله عنه فأكمل عدة شعبان ثلاثين إليك تنسمية حديث إليك منه باب أو مسائل يقوم به إن شاء الله أم بواسي ببه لعلنا نكتفي بهذه الحديث الثلاثة إن شاء الله أفقم به أني حديث أبي هريرة رضي الله عنه إذا كان كما فيه كان بام أحاديث أكما يوافوايد بين أقول لك وني الله takọ́dàmú Ramadan akọ́kọ́ sáǹfàní lọ́gọ̀ fáwọn makẹ́kọ̀ọ́ ilé àwọn makẹ́kọ̀ọ́ ni wọ́n gbọ́ ìdàdà ó ní pé nínú náhù ó ní kọ́ ìdàkà nínú náhù wọ́n ní látakọ́dàmú aṣlù rẹ̀ ni látatakọ́dàmú látatakọ́dàmú táwù méjì ló wà ń bẹ̀ fil asli táwù méjì ló wà ń bẹ̀ títà méjì bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fílù mọ̀dọ́rírù waznu tafa'ala ya tafa'alu tafa'ulan tó bá jẹ́ mọ̀dọ́rí ya tafa'alu tó bá jẹ́ tata tá méjì nínú èdè lábáwá àǹfàní wà káyọ yọ̀ kọkún mẹ́ ilé gẹ́gẹ́ bá jẹ́ ń sọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lábẹ́ sáré fèlé ìsànfàní fún kí n ṣe fún gbogbo àwọn ètò yẹnyẹn bọ̀tí wọ́n náà Qur'an fa an dharutukum náàrán tàlázọ̀ ayé tàtàlázọ̀ kọ́ídà kan wá wà nínú náà wọ́n náà sọ wọ́n ni gẹ́bẹ̀ náà ni fa'antalahu tasọ́dà ayé tàtàsọ́dà kọ́ídà ni wípé ìdá bada alfi'ilu al-mudari'u bi ta'ayni jaza hadhu ihda ta'ayni tó bá fẹ́ àlékún ní ilé ìlọ́wọ́nú alfiya afoni alfiyan so oni wa ma bi ta aini tudi wa, wa ma bi ta aini tudi faqad yuktasar fihi alata katabayyanu al-ibar padà sínú alfiya ori àlàyé lórí inshallah so la taqaddamu ay la tataqaddamu ìtumọ̀ hadith yẹn wípé la taqaddamu ramadana bi sawmi yawmin wala yawmayn má fi ààwẹ̀ ọjọ́ kan àbí ọjọ́ méjì síwájú ààwẹ̀ Ramadan illa rajulun kana yasumu sawman falyasumhu àyàfi tó bá jẹ́ kí o ti ń gba ààwẹ̀ kan tẹ́lẹ̀ ó wà lè máa gba ààwẹ̀ yẹn sọmrílì in tí àdífì ìfẹ́ sọ fún wa kí tó máa kàrọ Sheikh Abdullah Al-Bassam in ni wípé ẹnkí 29 or 30 29 àbí 30 tọ́yìn in tó ń sọ fún ẹbí ni wípé wọ́n ń pè àwọn ọjọ́ kan ní yawmu shak ṣe rí yawmu shak òun ni ọjọ́ tó ṣe pé a ń doubt sí ìjọ tó tẹ̀lé òun ni first of Ramadan ni àbí 30th of Sha'ban kí wíyò yẹ́rùn yẹ tó kí ni nínú ṣàbán nínú sójú ọmọ kí ni déètì ní ẹlẹ́kùn ẹ́ inú 21 àbí hijira àbútómi òtútù wọ́n ní 24th of ṣàbán ẹwà ń kàlọ̀ 25 26 27 28 29 ẹ̀dàkùn abẹ́kàwò yẹn gbọ́ kí ní èyẹ dáadáa ìdí ni wípé àwọn àsìgbọ́yé pọ̀ mbẹ̀ ọ̀rọ̀ yìí gan káwà gbà pé èní tàn sọ̀rọ̀ lọ́wọ́ èní ni 29th of Sha'ban ọ̀la ó lè jẹ́ 30th of Sha'ban àbí 1st of Ramadan èyí tí yí àbí òye tọ́ ẹmú tẹ́lẹ̀ mi sí ni wọ́n wà láàrín fẹ́ wà on the safest side ẹ̀dàkọ̀ àwọn ọmọ ìbọ́ sí ń pariwo ẹ̀kàn ni mọ́ naam Okay. a ní kálẹ̀ ní 29th of Shaban ọ̀la ó possible kọ́lá jẹ́ kọ́lá jẹ́ 30th of Shaban àbí 1st of Ramadan ṣẹ́wárí nínú èdè nínú lọ́dọ̀ wà láwá mùsùlùmí àyí kí ń lo àwọn ìṣirò bóyá horoscope ni àbí àwọn láàkífínwò wọ́n lọ wo òṣùbáyìn àbọ̀wàbẹ̀ ìdáwà ẹ̀ṣùgbọ́ sàsómú àmúbàbí àdíkẹ̀ inṣáàlá kí la mọ́ fi ń wo oṣù o ní pé a ṣe sùúrù ni ọ̀lá lè jẹ́ 30th of Sha'ban àbí 1st of Ramadan ẹmú tẹ́lù mi wà sí ni irú èní tó jẹ́ 28 yóò wà gbáwẹ̀ yóò tún agbáwẹ̀ kalẹ̀ lẹ́nu yóò tún agbá kalẹ̀ lọ́la náà in case in case yun Islam takùnbí Ah, ẹwọ́ kí n ṣe bá wọn di safe side ó èní ni 28 of kálẹ̀ uh, and then 28 of Sha'ban yóò ti gbà tàná ok afwan èní 28 of Sha'ban yóò ti gbà wọlé ní báyìí ìtẹ́lẹ̀ mi wọ́n sẹ́nu yóò ti mọ̀ sọ ẹ̀dàkù tó bá di 29 sọ fún mi ó èní 29 yóò wà sáré gbàwẹ̀ kalẹ̀ lẹ́ni ọ̀la possibility wà bí ó lè jẹ́ 30 of Sha'ban our first of Ramadan yóò wà gbà ọ̀la náà so in case tọ̀ tẹ́bá lọ́la ni 30 of Sha'ban tọ̀ kò sí wà lọ́gbọ́ fi ṣe náà fi lánàá tẹbá lọ́la ni first of Ramadan mo ti bẹ̀rẹ̀ Ramadan tèmi nù in tí àdíkì wá takò la taqaddamu Ramadan bi sawmi yawmi wala yawmayn o tó bẹ́ o gbọ́dọ̀ sọ bẹ́ tán bá ti oṣù ọgọ́dọ̀ gbàwẹ̀ o tó bẹ́ kò ló fẹ́ gbàwẹ̀ tó bá ti rí oṣù wọ́n wá ní illa rajulun ẹ máa wo àfà ẹwú ṣẹ̀rí ò sì máa ṣe yàtọ̀ láàrin àwọn méjì tí wọ́n ń ṣe iṣẹ́ kan àníyàn wọn sì yàtọ̀ àmọ́ ní ìsinmi masalan èmi máa ń gbààwẹ̀ monday thursday tẹ́lẹ̀ ọ̀la èní ìwádé 29th of shaban ọ̀la lè jẹ́ 30 of shaban àbí 1st of ramadan èmi máa ń gbààwẹ̀ monday thursday ọ̀la wá lọ bọ́ sí thursday àbúbọ́ sí eh, kínágbẹ̀ àbí monday ẹkí eh, mo lè gbàwẹ̀ ma wá gbàwẹ̀ pẹ̀lú àníyàn kí ni Thursday àbí Monday àbúláwẹ̀ kẹtí mo kàn gbà bóyá mo mọ́ gbàwẹ̀ siyamu yaomi wa iftaru yaomi àbí siyamu yaomi wa iftaru yaomi àbáwà ìmí nínú àwẹ̀ àwọn àwẹ̀ náfílà ó wá lọ bọ́ síjọ́ yẹn mo lè ṣe kí ni mo lè gbà kò bá jẹ́wọ́ ọ̀lá ta possibility kó jẹ́ 29th of Shaban eh 30th of Sha'ban aw 1st of Ramadan mo lè gbà kẹwàá ní wà ní mò ń gbà wẹ̀lẹ́ ní ah agbẹ́ ti kó sí nǹkan anẹ́bì ti ní pé látakọ́ dámú Ramadan bí sọ́ọ̀mí yaumin wala yaumin inú ó yá parí ẹ̀ ó yá parí ẹ̀ kí ló parí ẹ̀ eh, illa rajulun kana yasumu zawman falyasumhu bọ̀tọ́ akílẹ̀ mo ti mọ́ ń gbàwẹ̀ kan tẹ́lẹ̀ kí ni máa ṣe máa kàkàkà gbàwẹ̀ yẹn ni ó yí àbí ibi ló ti rí ẹmẹgbẹ́ káàkiri ẹmẹgbẹ́ káàkiri ẹmẹgbẹ́ káàkiri ibi ló ti rí wípé bàbá ńlá mistake ni káwòye ti máa sọ déètì kalẹ̀ bí irú ìtawọ̀ aláìmọ̀kan kan máa ń ṣe on the on 10th of March láàmùáwẹ̀ ká máa ṣe bí ẹni tó ti rẹ̀ ká máa ṣe fatuwa burúkú fáwọn èèyàn babban ìṣekúṣe ni hadithi yìí nìkan kọ̀dọ̀kọ́dọ̀ aláàdáàlìkì hadithi yìí kọ̀dọ̀kọ́dọ̀ aláàdáàlìkì látàkọ́dàmú ramadan bí sọ́bí yaubin wala yaubin illa rajulun kana yasumu sawman falyasum a tún wá ṣe kọ̀dọ̀ lórí bídíà yẹn bídíà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn aka ọ̀dọ̀ àwọn sahabi annabi wọ́n máa ń wo wọ́n yí tí mọ̀ láti 3 months ago ike 10th of March lámàwẹ̀ àbí 15th of March wọ́n yí mọ̀ wọ́n wọ́n ní sáti rọ́sù wọ́n yí tí rọ́sù akimelo ìdáta tàlàdí àníbì ni ẹ pé sàbánù kó pé kíni kó pé 30 ibò ni wọ́n tí wá dé ń tẹ wá lo gọ́gù wá sọ fáwọn èèyàn kan máa kó wá ti ń sọ déètì kalẹ̀ láti jọ ẹka sọ̀rọ̀ ò nam kí wọ́n ń pè ní Ramadan kí wọ́n ń pè ní Ramadan kásáré sọ ọ̀rọ̀ yẹn kí tó mọ̀ ka àwọn àǹfàní tàbí rí ẹni bí hadith yẹn ṣẹ́gin tán pè ní Ramadan ó jẹ́ oṣù kan nínú àwọn oṣù méjìlá tí ó wà ṣáà Ramadan ni fáwọn ní kéwú mamnu mina sarfi ni kí ni mani omina sarfi kí ni mani ila mina sarfi Ramadan kí ni mani mamani ila mina sarfi àwọn ní kéwú náà lè yóò tiẹ̀ tọ ẹka yóò ma bá tiwa lọ wọ́n ni kí wọ́n tó dín pè ní ṣáhù Ramadan imamu Shawkani rahimahullahu ta'ala wọ́n sọ níbi Fathul Qadir wọ́n kọ́ àwọn ọ̀rọ̀wá nínú Fathul Qadir wọ́n ni wọ́n ma ń pè ní Ramadan wọ́n kọ́ àwọn ọ̀rọ̀ nẹ́fí fún àwọn òsùnmí lókọ wọ́n ní pé táìmù Ramadan yìí ó wá lọ bọ́sí táìmù tí nǹkan ma ń gbóná nẹ́fí pé ní Ramadan Ramadan sí ni wọ́n mú láti ra kí nǹkan gbóná gan shiddatul habr kí nǹkan gbóná ibẹ̀rẹ̀ ti mú Ramadan am irtimazu shay kí nǹkan gbóná ẹlọ́wọ́n fatul qadir níbi shahr Ramadan ayatollah salkan shahr Ramadan ẹlọ́wọ́ orí àwọn aláyẹ̀bẹ̀ wọ́n ni kí la àwọn náà kàn ṣe wọ́n narí tàwọn ọ̀rọ̀ yíwá ni o Ah, wọ́n sọ ìntán ma ń sọ ní nínú àwọn ọ̀rọ̀ tó tún gbà wá ikán ma ń sọ ní pòsò ní wípé ìdí ni wípé èyàn tí bá ń gba àwẹ̀ ń kọ́wọ́ ìyẹ̀rìtẹ̀mìdúnà fi onítọ̀wọ́ mọ̀ gbóná látara ibi tó ní agbára àti òǹgbẹ́ bí i pé wọ́n kẹna sí ń kùn ní náà gbẹ̀dẹ̀ kí ni o Ramadan ai nǹkan ma ń gbóná gbà náà lọ nínú az-zunub ay yuhriquha bil a'mali s-salihah ìdí ni wípé oṣù yínkọ̀ ìmọ̀ ń fọ ẹ̀ṣẹ̀ má bí i pé yóò hì tí ẹ̀ṣẹ̀ yóò yọ ẹ̀ṣẹ̀ yóò wà gbọ̀ndánù na fi ń pè ní Ramadan Imam Shawkani wá mọ́ ọ̀rọ̀ wá wọ́n mọ̀ ọ̀rọ̀ almawardiwa wọ́n ní sẹ́rí ramadan kátọ́mọ̀ pẹ̀ ramadan ẹmọ́tọ́ wọ́n gbé tẹ́lẹ̀ nátíkùn kánú musammanáhó nátíkà kátọ́mọ̀ pẹ̀ ní ramadan nátík bí tá lẹ́sà bí tọ́ bí tá nátík núnún maddi táú àti kọf bá ṣe ń pẹ̀ tẹ́lẹ̀ nìyẹn so wọ́n dẹ̀ mú ṣàlàyé látàkọ́ dàmú àti kíni den Ramadan àṣàlàyé sọ́ọ̀mù yaumin wàlá yaumin so alìṣàlàyé fún yàn in tán pè ní sọ́ọ̀mù yaumin wàlá yaumin má gba 29 of Sha'ban àbí kó gba ìjọ tó possible kó jẹ́ 30 àbí first kọwa ni ẹ o bẹ́ fi ní ẹ̀kẹ́yàtò ni nínú ọ̀kan tó ni wípé tàbátì gbàrẹ̀ tàbátì pé 29 àwẹ́ ọdún ẹwọ́n tàbí mọ́ sọ ni ha àwẹ́wà ń pè lọrin ha àti sí ọlọ́run àwẹ́wà ń pè lọrin ah ẹwọ́n àwẹ́wà ń pè kí nìtù àwẹ́wà ń pè ní oṣù ìmọ̀ kó jẹ́ 29 àbí 30 ni ló jẹ́ kí tó bá ní káwọn yẹn wá sínú bóyá wọ́n ti wá èní ni Ramadan 30th of Ramadan eh, after 29 wọ́n wá rọ́sù lọ́la i first of Shawwal ẹ̀ntẹ́lẹ̀mí ọ̀sọ́ ni àwọn ò ní sọdún lè ní kí nìdí àwẹ́wà ò pé <laughs> mú wà gbọ́ ọ̀la orí àwọn yóò àwọn sọdún níjọ́ kejì àwọn míì sẹ́jọ́ kẹta àwọn míì ò ti sọdún lọ́jọ́ kan káà tó sọdún <laughs> kí nìdí wọ́n ti bẹ̀rẹ̀ láti 29 ẹ imagine èyàn tó ti bẹ̀rẹ̀ láti 29 of 29 of Sha'ban 29 of Sha'ban àwẹ̀ wá lọ pé 30 òun wà gba àwẹ̀ mélòó yìí 32 wallahi hadha ta'annut wàhálàkà ní mutanatẹ̀rùn bí tààfàtànátọ̀rùn nílé ìkọjáàlà ní aigolum ìyàkún wàlgolum ẹsọ àfúrúlò ya ahlal kitab látẹ́guló fi dinikum ẹ má sí ìkọjáàlà nílé ẹsẹ ìkọjáàlà ní gbogbo 29 or 30 ni èwo ni 32 tó ń gbá káàkiri ìlú so nínú àwọn àǹfàní taliyo níbi hadithi káwàkà ọ̀rọ̀ sheik abdullah alibassam kí tó ka àwọn ọ̀rọ̀ wọ́n annahu an taqaddum shahri ramadan bi siyami yawmin aw yawmayn ó ní pé wọ́n ní wọ́n kọ̀ fún wa kò ní bí ká fi àwẹ̀ ọjọ́ kan àbí méjì ká fi gba wájú ramadan ká ní afin afin afẹ́ fi wà on the safe side ni kó má di pa wá ó ní pé naam wọ́n ní wa zahiru nahyi tahrim in tó sì hàn níbi nahyi ni kíni o tahrim ni wal aslu fi nahyi at hatta yaji'u sarifun yasrifuhu anillah ìpìlẹ̀ níbi tó máa ti ṣe náà yíwa kún bí nǹkan ìpìlẹ̀ ní pé kí ni àrámù ni ọgbọ̀dọ̀ sí wa hamalahu kathirun min al-ulama ala al-karaha faman habramahu nadhara ila al-ma'na ila an-nahy wa man karihahu nadhara ila al-istithna wọ́n ní wọ́n ní iṣẹ́ rẹ́ni tó bá wo lábúrú àdífì yẹn yóò gbé lórí pé àrámù ni èyàn tó bá wo ìtumọ̀ hmm, tó bá wo ìsìtìnáwò tó wà ń bẹ̀ wọ́n lò dá mọ̀kúrú ni àwọn tán ní mọ̀kúrú ni ẹmọ́ tó fi yọ́ ni wọ́n ní torí ìsìtìnáwò kana yasumu sawman falyasum àwọn gbà pé tó bá jẹ́ pé àrámù ni wọn ò ní ṣe ìsìtìnáwò ní kankan gbọ́n bẹ̀ ó ti rí bá tó bá jẹ́ pé àrámù pọ́nbélé ni mú ò ní wùlẹ̀ yọ́ ẹnìkankan kó ń tó bá ti di 29th a àbí ìjọ tó possible kó jẹ́ 30 or 1 30th of Shaban or 1 of Ramadan ọjọ́ méjì yẹ̀wò ó ọgọ́rọ̀ gba ẹni àwẹ̀ má èyí tó hàn jù ní pé tàharimu ni ẹmọ̀dí ni ìdí ni wípé hadith yẹn kọ́ ó ti clear àwọn tó ti ìsìsìnáwù tó ṣe làwọn náà ṣe yóòkù náhàyò ni gẹ́gẹ́ bí ẹni tó ń kírun ilé náà rọwà mẹ́nà ní àwọn àwùkọ́t annáhà àfáà yọ wípé ó lè kírun láwọn àwùkọ́t náhàyí tó bá já wọn nàwáfíl mùkọ́yàdà ó lè kí mútúlákọ̀ bẹ́ẹ̀ náà ẹbẹ́ẹ̀kọ́ so masala ni ẹjọ́ ká mọ̀ lọ wọ́n ni aburukhsatu كصيام يوم الخميس أو الاثنين وهذه الرخصة بإجماع العلماء àtàlàyé lè ìwọ tó bá máa ń gbà bí wà lọ bọ́ síjọ monday àbúrúbíjọ ìjọ thursday àbí sọ́ọ̀mù dáwùd ló máa ń gbà ó gbàwẹ̀ lé ní ó sì ní lọ́la ó wà lọ bọ́ sí yawmu shak ó tó lè takò ó bí òyí ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ni pé nínú hikma olówà ń oní tẹ̀míyízu fara'idil ibadat an nawafiliya wọ́n fẹ́ ṣe yàtọ̀ láàrin nawafili àti fara'id wal-isti'dad li sawmi ramadan wọ́n tó fẹ́ káwọn yẹmọ múra kalẹ̀ dé ramadan bí na ṣáàtẹ̀ni wà rọ́gbà wọ́n fẹ́ jọ gbàwẹ̀ wọnú àwẹ̀ muta'alliqun bi ru'yatil hilal ele ibeni ibn ajari nta wọ́n sọ ní pé fi ṣe nayu rẹ̀ ọ̀rọ̀ méjì nu àkọ́kọ́ wọ́n fẹ́ ti pé mẹ́ta ma àkọ́kọ́ wọ́n fẹ́ ká ní istidad de ramadan ekeji ibada ní we id èyí tó jẹ́ náfílà kó lè bè tó jọ ọ̀rẹ̀yàn má gbà náfílà wọnú ọ̀rẹ̀yàn ẹ̀kẹ́ẹ̀ta ni wípé èyí tó gbà síwájú kìí ṣe Ramadan náà ìdí ni wípé wọ́n so Ramadan mọ́ oró óyà ó gbúdọ̀ rí oṣù báyìí an bọ̀ wà bẹ̀ níbi àdíkì idha ra'aytumuhu fasumu wa idha ra'aytumuhu fa'aftiru wa 30 an bọ̀ wá bẹ́ insha Allah wọ́n ni ẹlẹ́ẹ̀kẹ́gì nínú àwọn ok ẹ̀yẹ́kì ń parí lè faman taqaddamahu bi yawmin aw yawmayn faqad hawala ta'ana fi dhalika al-hukmi Ibn Hajar lè lórí ọgbẹ̀ ìgbẹ̀nifà Sheikh al-Albani rahimahullah ìwọ tó bá lọ síwájú Ramadan pẹ̀lú àwẹ̀ ọjọ́ kan àbọ́jọ́ méjì olóòfẹ́ ní ẹ̀sẹ̀yà ó ti ṣe tọ́ànù ó ti bọ́nú àtẹ́lù ìdájọ́ ṣẹ̀ríyà kí nìdí ṣẹ̀ríyà kọ̀nẹ́tì bíbẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú oró ya tó alhilal orí oṣù ta ní orí oṣù gánà ẹ̀ tó bá jẹ́ tẹ́kọ̀tù adùnù ó yà bí òye ọlọ́tí wá síun àwọn wò láti omó wọn ti fàwọn yẹ̀ sí ibẹ̀ táwù láti bá ti announce fáwa ṣẹ́rẹ́ tó ń ti announce dé ti kalẹ̀ ohun announce tààrà sí ẹ̀ ló sọ̀rọ̀ àwọn wùlátùl umur àwọn olórí àwọn tọ́lọ̀ ti fi sí in charge affairs wà tọ́wà in charge rẹ̀ àwọn lámọ̀ retí wọ́n wà náà àti orósù o ọlá o àwẹ̀ ó bẹ̀rẹ̀ ìgbàláwà ṣe kíni ìgbàláwà bẹ̀rẹ̀ alhamdulillah ó yà bí òyí náà wọ́n ni àtìkọ mẹ́ta báyìí àbí ẹlẹ́ẹ̀kẹrin mọ́túlẹ̀ mẹ́lẹ̀kẹrin wọ́n ní pé wọ́n ní wàlá alamina alhikimati kààrọ hatu tanato'i àtọ́tẹ́lẹ̀ náà nínú àwọn hikima tó pọ́sù kó wà mẹ́ ní wípé ọ islamu fẹ́ ká mọ́ kọjáàlà fi dín wàtàjáwùzul hudud fi alẹ́ti farada allahu ta'ala ìmá kọjáàlà níbi tọ́lọ̀ ti ṣe lọ́rẹ̀ fún náà ní pẹ̀lẹ̀ kẹrin bì ní wípé èyàn tó bá wá láwẹ̀ ọ̀rẹ́ èyàn kọ́ èyàn tó bá láwẹ̀ ọ̀rẹ́ èyàn bóyá àwẹ̀ Ramadan ọdún tó kọjá ó kọ ẹyọ kan gẹ́rùsà níbi àdíthẹ̀ wa Aisha radiyallahu anha kana yakunu alayya sawm àbí bóyá bẹ́ẹ̀ ni àbí àbí kana yakunu alayya sawm fàlá àbí fàmá an akudiyahu aw akudiyaha illa fi sha'ban wọ́n dẹ̀ sọ̀lá yìí kí ni reason lè kíran bí ṣe lè makanin rasul sallallahu alaihi wa sallam wal makanati rasul sallallahu alaihi wa sallam mo wá ní àwẹ̀ àbí mo ní àwẹ̀ nẹ́sùkù ìyẹn kọ́ wọ́n lè lè ń kọ́ wu a lè gbà a lè ṣe kọ̀dọ̀wò rẹ̀ láwọn ọjọ́ yẹn kí nìdí ìdí ni wípé lè ń kọ́ wu azima ni a sì gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fùfílì rẹ̀ lè an na àdá alwajib muqaddamun ala al ni so ó tẹ̀ gbọ́dọ̀ bá tẹ̀ ní ìdí ni wípé wájìbù ní kó gba àwẹ̀ Ramadan léyìí tó ti gbà kọjá kí ìmí ò gbọ́dọ̀ débọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àríbẹ̀ẹ́kọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́kàrin ni pé innama tasara hadith ala yawmin aw yawmin li annahu al-ghalib fi man yaksidu dhalika وقد قطع كثير من الشافعية بأن ابتداء المنع من أول السادس عشر من شعبان واستدلوا بحديث أبي هريرة مرفوعا إذا انتصف شعبان فلا تصوموا وني حديث yìí gbé wá pé yaumun aw yaumin àbí ìdí ni pé gọ́ọ̀lìbù ni ẹ fáwọn tó bá fẹ́ lé afẹ́kàgbẹ̀ àwọn pẹ́ 30 wọ́n á ní àpọ̀lọpọ̀ ní àwọn Ṣàfi'íyà àwọn gbà pé ó ti bẹ̀rẹ̀ láti bí 16th of Sha'ban kí nìdí hadithi ń bẹ tó lálàáfíà ipé ìdántásọ̀fà ṣàbán tàlátẹ̀zómú tí ṣàbán bá ti pé lájì ẹ gbọ́dọ̀ gbàwẹ̀ ayi àwẹ̀ ihtiyatu nípa fẹ́ bá Ramadan àti rí hadithi mẹ́ tó ti wájú wájú illa rajulun kana yasumu sawman falyasum ìyẹn ti bí wáńtẹ̀ wọ́n ni walakin jumhurul ulama jawazu صوم التطوع عبادة النصف من شعبان وضعف هذا الحديث أما قلوا قلنا وعفاق في حديثهم قول ضعيفني واستدلوا على استحبابه بما جاء من الحث على صيام شعبان ẹmù tàbí akọ wọ́ọ̀rọ̀ wọn ni àdífì wà tó fi rin lè pé ó dá kí ẹmà gbàwẹ̀ ṣàbáni kó náà fi ó wà mẹ́ pé àdífì ma ń gbàwẹ̀ ganu ṣàbáni even àdífì nǹkan wọn sàlàyé pé dọ̀ ìfẹ́ ni àdífì kò lálàáfíà so wọ́n ní wàkọ́lá sheik Taqiyuddin ibn Taymiyyah la yukrahu sawmu al-ashr al-akhir min Sha'ban inda akthar al-ulama kò kí ń ṣe mọ̀kúrú ní ká gba mẹ́wàá gbẹ̀yìn nínú Sha'ban àwọn mẹ́wàá yẹn kí yẹn gbà mbẹ̀ tí ó fi dù yawmin aw yawmin kò sí wàhálà kí yẹn gbàwẹ̀ náfílà nínú Sha'ban kò bá jẹ́ 15 ni àbí lọ sísàlẹ̀ in tí wọ́n fẹ́ fi àdíkì yí fún wa ní wípé

لا يزال لا يزال الناس بخير ما عجلوا الفطر واخروا السحور àwọn èèyàn oníyẹ̀wọ̀n nígbòdé ni tí ó ma wà lórí dáadáa ló gbà tó bá tètè sínú tó bá sì ń pẹ́kẹ́ tó jẹ sáré ẹmú tẹ́lù ní ò sí ni ah ara o sẹ́fún tí lú o èmi ò ní sínú 704 <laughs> ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n sí pẹ̀rún ní rédíò yóò wà dódó lè fi 715 ó yẹ kó ìtìsín láti bí 630 ó wá ń fi àjẹ́ra rẹ̀ àwọn tí wọ́n ní bẹ̀rọ ọlọ́ nípa kéèkì bí i bẹ̀rọ ọlọ́fà but kí ló tó kọ́nà tí wọ́n bá ti bẹ̀rọ ọlọ́ wọ́n kà mọ́ àwọn wọ́rọ̀wù tí ó make sense wọ́rọ̀wù rọ ẹ̀ ẹ̀wọ́ ẹ̀sà àjáwó à ní tó bá ti rí ohun ma ń bẹ̀ ohun lọ sínú ẹ̀mìtẹ́lẹ̀ mọ́ sí ni wọ́n wà lọ jẹ sàúrù tí wọ́n tí ò ayẹmọ́sọ́fà wọ́n jẹ sàárì tù wọ́n wà sùn <laughs> wọ́n wà sùn sùn sùn sùn sùn ilẹ̀ ìtakò mọ̀ náà nẹ́bì sallallahu alaihi wasallam ìkan náà sàhábà ó ní òun jẹ sàárì pẹ̀lú nẹ́bì sallallahu alaihi wasallam bóòlà dí ṣe wá ó ó ní kọlùrù khamsina aya táàmù tí ó gbáyàn láti ka khamsina aya bí a bí ìṣẹ́jú mẹ́wàá kan àbí bí a bí 10-15 minutes alaysa kadhalik tayyib so hadha huwa so ma wo ya kíníkà in tí ṣẹ̀rẹ̀ bá ti gbé wá oníkà ọ̀rà tẹ̀lé nínú àwọn wọ́n ni àǹfàní ṣẹ̀ríà àwẹ̀ Ramadan tẹ́wọ̀ yẹn ok ó yẹ kí n sọ fáídà kan bí fáídà kẹsí wà ń bí níbi ọ̀rọ̀ Ramadan ọjọ́ wọn bí ìgbà wo ni wọ́n ṣe àwẹ̀ Ramadan ní ọ̀rẹ̀ fún wa ó yẹ ká ti sọ̀yìn láti bẹ̀rẹ̀ bọ̀mọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó escape mind Ramadan أو فرض صوم رمضان في السنة الثانية من الهجرة wọ́n ṣe àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn ní ọdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn hijira ọdún tánà ìṣẹ́ hijira ní àkọ́kọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì náà ṣe àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn so ká mọ̀ yẹn tẹ insha Allah nínú ẹlẹ́rẹ̀ ni wípé Ànábì sallallahu alaihi wasallam àwẹ̀ tó gbà láyé mẹ́sàn-án ni pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn àfáàsì Ànábì ò gbà ju àwẹ̀ mẹ́sàn lọ láyé hmm? so ó dẹ̀ clear ọdún mẹ́wàá lànẹ́bí ló Madina ọdún mẹ́wàá lànẹ́bí ló Madina bẹ́ẹ̀ náà ibẹ̀ ọkọ̀ mẹ́wàá lànẹ́bí ló Madina wọ́n sì náà sí àwẹ̀lọ́rìn ẹ̀lẹ́ọdún ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì mẹ́rin lókúta wẹ́gbàbà tánàgbàbà náà ìnáànà àrí ẹ̀mẹ́ fi ní pé mẹ́sàn ni anábìgbọ̀ náà ṣẹ́rí àwẹ̀ tẹ́ ń wòye wọ́n ní marahil mẹ́ta ni àwẹ̀ láwọ́ Ramadan gbà kọjá ó kí náà gbé ìpele mẹ́ta ni Ramadan gbà kọjá ìpele àkọ́kọ́ ni wípé huwa min wọ́n ni al'ula fúrìdà siyamu ashura faqad amara nabi sallallahu alaihi wasallam bi siyami ashura ìmá gbàwẹ̀ àkọ́kọ́tọ́kọ́ sí àwẹ̀ lọ́rẹ̀yà ọjọ́ ashura ni ọya ẹmà gbàwẹ̀ ashura marhala lẹ́kẹ́jì àmọ́ àdíẹ̀dẹ́nu wọ́n ní fúrìdọ̀ sọ́mù Ramadan alatakhir bẹ́ẹ̀nà siyam awulifidya nígbà àti bẹ̀rẹ̀ kìí ṣe dẹ́rẹ́ ní kó gbàwẹ́ Ramadan ìkan méjì ni ìmọ̀ kó gbàwẹ́ àbí kó fún àwọn èèyàn ló ń jẹ an kulli miskin ẹ̀hẹ́n

wọ́n ní pé àtàkìd àlàfàgdì sọ́nà Ramadan ẹ̀rí padà wá gé pé ó yá ọ̀rẹ́ èyàn tí ẹ̀ wá ní Ramadan báyìí wọ́n ni lọ́wọ́n sọ́nà Ramadan pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nas wa bayyinatin min al-huda wal-furqan faman shahida kínàgbé ìṣẹ́yàtọ̀ láàrin ọ̀rọ̀ àtòdodo àti ìmọ̀nà fún àwọn èèyàn àti àlàyé lórí ìmọ̀nà tàṣàlàyé àti fòkòkọ́n ẹnikẹ́ni tó bá ti rósù ní yíò kó ṣe kí ni o kó gba àwẹ̀ kí wá ní hikma tàdábùrù jù yẹn ipe kama ṣe díẹ̀díẹ̀ kama sọ pé ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ kan anna sọ́ọ̀mà fa ó bihi shay'an fashiyan àwẹ̀ kámọ̀ gbàwẹ̀ lóòtọ́ ẹpó lè àwọn àfiṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́gbà tẹ́sí ìsìláàmù ti wá jú ọ̀rẹ́ dí o gbogbo àti mọ̀ ń pé tọ́ àti mọ̀ ń bá dàbà hùn bẹ́ẹ̀ ni so gbogbo àtọ́kọ́ sí ló jẹ́ kọ́rọ̀ hijabu náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ díẹ̀ díẹ̀ ẹ kọ́ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ó pọ̀ ní ọkọ́dà ọ̀rọ̀ sàlá àgánkọ́ ọ̀rọ̀ pọ̀ bá ń tẹ́ pé ní ẹ̀sìn pé tàdárùjù ni àwọn alfa tẹ̀dìríjì àbí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ṣe báyìí àbí so àmọ́gbà tó ti wá ṣe kíní tó ti wá pé gbogbo àti ẹ̀sìn already ó ti tán olùyàmọ́sán ní ti pé ẹ kíní mi ṣe wà yí ọdún kan lè yógbà tàdọ̀dọ̀ tí ìyókù ń no <laughs> tó bá dọ̀dọ̀ tí ń bọ̀ ń gbà 15 o'clock bẹ̀sẹ̀ mọ́ ń gbẹ̀nù so àwọn kò mọ́ gba ẹ̀ọ̀kẹ́lẹ́ ní mọ́ gbà lọ́la ẹ̀ọ̀kẹ́lẹ́ ní mọ́ gbà lọ́la rárá o kwa ní ẹ ṣe bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà láti bẹ̀rẹ̀ asáti bẹ̀rẹ̀ ní wọ́wọ́ wà yìí ìwọ sí láti bẹ̀rẹ̀ ń jẹ́ o ìwọ ti wà ní tẹ́m tó ṣe pé gbogbo ẹ̀tì ọ̀rẹ́dì yẹn ju amdi Allah subhanahu wa ta'ala kó fi